Kẹ́lìmátàn wá ìdẹ́tẹ́. Kájẹ́ gbogbo wa kájọ rí bákan náà, kákúrú bákan náà, kága bákan náà, kátanra bákan náà, kápupa bákan náà, kádúdú bákan náà, kánígbèrè bákan náà, kálè jẹun bákan náà, kálè sùn bákan náà, kálágbára bákan náà. Bọ́ bá wù ẹ̀mí Ọlọ́run mo lè ṣe bẹ́ẹ̀. Àmọ́

agbádá nìkan lọ́mọ̀rán ẹlọ́dọ̀ ẹntọ́ mọ̀ dìsáì lóríṣiríṣi bàdí òsàmáwá àti wà láàdì lọ́lọ́ ó sì gbogbo ẹ̀ lóṣìṣì kó lè dùn kó lè dáa ni. ìlànà ìmọ̀ rọ́pùkẹ̀. ọ̀rọ̀ wá ní ẹgbọ́n ẹni bá fẹ́ sàánú nù yín ni ó lọ bí mo fẹ́ ọlọ́run ló dáálẹ̀ ló tún dáálẹ̀ ó dá jẹ́gbọ̀nlẹ̀ ó sì dáálẹ̀ ó dá ìjẹ̀gbọ̀nlẹ̀ àwátì ìṣẹ́ ẹ̀rin ṣe ni ó tún wá dáálẹ̀ ẹnìkan pupa ẹnìkan dúdú ẹnìkan fàáyí ẹnìkan yọ̀lẹ yóò lè jẹun ẹnìkan lágbára kò ní lè jẹun ẹni ọlágbọ́ máa ṣiṣẹ́ fún ọlẹ tí ó lè jẹun tándálẹ̀ nítorí kó rí báyìí gan ni bẹ ńlé yìí bí ìyàwó ọmọ àwọn ọmọ dálẹ̀ ìyálé dé bí àwọn ìyàwó bá ń máa àmọ́ kọ́ mọ́ jẹ́ yíwọ́ torí pé ní ọpí àtàtà lówó lọ́wọ́ lafẹ́ ìyálé a sì jọ ń lọ ń bọ̀ ni ṣùgbọ́n gbà tí ìkẹ́ ọlọ́run ó dé lafẹ́ ìyàwó owó ọbẹ̀ kẹ́nà láwọn fún wọn aṣọ kẹ́nà là ń dá fún ni ni ni rẹ bá délé ọkọ̀ òun náà lọ Àbá àtọmọ kí ó ń gọ́, àbá àkàtí ń kọ́ ọmọ kí ó láti jọ yìí tí olóòtí orídì kan lọ, pọ́lọ̀ mẹ́lọ mọ́ rẹ̀ bá nàró ní bá ń kọ́lé ní bá ara mọ́tò ọmọ kí ó, tàndàálẹ̀. Allah. Tàndàálẹ̀. Allah. Ọlọ́run lé mi mọ́ dá gbogbo ẹlẹ́, kẹ́ mọ̀ mí kẹ́ má fà wàhálà púpọ̀, kẹ́ ṣọ̀kan, kẹ́ gbà fún mi, kẹ́ ṣe tèmi ọlọ́run. Wọ́n tá má ti kẹ́ lé mà tún rọ̀ bí ká. Ọlọ́run ni mo ti parí ẹ̀. لأملأن جهنم من الجنة والناس أجمعين لا كما قرأيني أن جوانا وانا أن جوا الجنة والجنة أنا فسأل سألهم wa الجنة ما جاء وانا Ọlọ́run tó sọ fún ànàbì Ádámọ̀tẹ̀ bá gbàgbé, ìpé ibi tú mi ní àjẹmi ibi àti àwọn ọmọ rẹ̀

خوف عليهم ولا هم àwọn ni ò ní síbẹ̀rù fún wọn kò sì ní síbànújẹ́ àwọn àlọ́bí ayàkọ́lọ̀ ti sínú ẹwà ajá lọ bí síkra alwáhádà ẹ̀sùn sẹ́yìn kí máa rí àbàbà alọ́kan ẹ̀dàkùn alwáhádà ìṣọ̀kan ó ni unity alwada lillahi wa nbe bẹ alwahadaniyatu lillah ìjọ kan ṣoṣo olohun tàà lè bá pín ń bẹ wádẹ̀ yìí ń kọ́ là ń sọ ẹ̀yíṣẹ́ pé ní kò ni adasa olohun ni ẹnìkan ò lè bá Allahu ahad ahad ti ẹnu ká mọ́ lọ púpọ̀ mẹ́un àmọ́ wádà ti wà ní pé kájọ fẹ́ràn ara wa tó ṣeéṣe kò àti gbọ́dọ̀ dáhùn tọ́rọlọ́n fẹ́ àti ọlọ́run ti wá jàbálà àwọn tọ̀bí àkọmọ́wa ó fún wa ní àwọn nature kan tí ò jọra wọn èmi lè bínú ìwọ lè yọnu èmi tètè gba sùúrù ìwọ ò ní sùúrù àwọn àjọ láàjọ sẹgbẹ́ sọ́yá láti ṣe ìdínà tó fi jẹ́ sí pé báàbàjọ sẹgbẹ́tẹ̀ ní a máa ṣe yí o àfikàgbà fọ́lọ̀ torí tí ń ṣe mí ò ṣeun àsìkò tẹ́mi ń sùn ní wọ́n tají àsìkò tọ́rọ súnmi lára jẹ́ẹ̀rẹ̀ yá láti jọ wa mítìnì ni pẹ́lẹ̀ kan máa já máa bá mítìnì ní kóló títọ́ ó ti tó èése ebi ń parí èése wọ́n dénù lábàjá ta ló dálẹ̀ ọwọ́ alẹ́ mi mọ́ dálẹ̀ o àdáwò tí ìyàwó rí lára ìyálé ọlọ́lọ́dá alẹ́ àdáwò tọ́kọ rí lára ìyàwó ẹ̀ èyí tọ́mọ rí lára bàbẹ̀ èyí tọ́mọ kéwú lára fà bàbá tètè dá ọ̀rọ̀ padà sọ́dọ̀ ọlọ́run ibi tá ti wọ àlìjánnà nù bàbá láàrígbà ibi tẹ́lú ẹ̀ tí ń lọ náà mọ́ sí alọ́mọ́ná torétọ̀ ọlọ́run ní yípadà àfi ká tẹríba fún

tó sì jẹ́ pé minority ni wọ́n tí wọ́n padà wá di majority wọ́n ní tẹ́lẹ̀ wọ́n adẹ̀ ní ó ní wọ́n mọ̀ tẹ́lẹ̀ wọ́n adò ní mímọ̀ kọlọ́kọ́ ìjọba níbì kan ọwá rí ṣe ara róòmù ọwá ọkùn ara fárísì ọwá okùn ara sáàmù ọwá okùn wọn mara lárúbáwá ti ẹ̀tún sàn àwọn àrántí èsì lárúbáwá india ń kọ́ sí àwọn fàrísì salmanu fàrísì bí àwọn sọ ébù rùmí ókè láti róòmù ni wọ́n ti wá ìwà wọn yàtọ̀ bóòlà náàbì ṣe dà wọ́n jẹ́ unity ni ìṣọ̀kan ni bàbá fẹ́ sọ̀kan gíláàsì wa ni Muhammadu kí àwọn alágbárí ayé sọ nípa náàbì ẹ máa gbọ́ ọ̀gá wa nú torí pé ìṣọ̀kan Thomas Carlin Kirioni ó wá stọ́dí àgbáyé ó stọ́dí gbogbo àwọn ọ̀gá ayé àti àwọn rìlíjọ̀ tí ń bẹ láyé kí ló ti wí ní kọ́lá kàbírù fọ́láhù jẹ́ àrẹ̀ṣẹ́ anáhù kọrìjálà ọmọtàlẹ̀ ìsìlámi Thomas lára nẹ́bì ní pé kò sírú ẹ̀ àti lára àjọ Islam mọ̀tàáwì náta na alàlẹ̀bẹ̀ rẹwà tàkùwà nítorí pé àwọn ìjọ kan tí ń ranra wọn lọ́wọ́ àwọn ìjọ kan tí ń bàtírí ara wọn àwọn ìjọ kan tí ń fúnra wọn jẹ àwọn ìjọ kan tí ń fúnra wọn mú àwọn ìjọ kan tí ń tẹ̀léra wọn tí wọ́n ètúrò àti ara wọn ó mú àwọn tó tẹ̀lé wá láti Mọ́kà ọwá sọ wọ́n dọmọ ìyá pẹ̀lú àwọn ará Màdínà kò sálejò láàrin wọn mọ́ alkùnrin lẹ́rìnà tabawa ó dára min kọbùlù wà lè ìmáàna tabawa ó dára wà lè ìmáàna min kọbùlù yóò wọ́n yóò ti rú náà mọ́ àlá àfòsíhìn ومن يوق سوق نفسه فأولى ولو كان بهم حصاصة ومن يوق نفسه فأولئك هم الفائزون والذين تبوأوا الدار والإيمان من قبلهم àwọn tí ń bẹ Màdínà tẹ́lẹ̀ tí wọ́n ti ń gbé Màdínà tẹ́lẹ̀ bá rí pé àti ìsọmọ̀ yàtọ̀ àtúnà sí ara wa ní sinàwà fáwà mùsùlùmí láńkọ́ tí ràbúra wa láàrínwá sí búra wa títà nẹ́bì nù àbí ti sẹ̀tánì àti kú olójú ọ̀nà tọ́lọ́ntà nẹ́bì kò síbi táwọn àfáà ti túnà sí rẹ̀ wọn wọ́n jí sọ́jà fúnra wọn ni wọ́n bá gbọ́ pé ìyà jẹ àfáà kan bì kan wọ́n dáná kalíjọ́ lórí àwọn tó fi ìyà jẹ àfáà èyí àwa ṣe fẹ́ wa lónìí ẹgbọ́ bá wọn bá tó ti gba ìmáni ní Madina kó tó ti pa àwọn mọ̀hájì rí dé. Yuhibbuna man hajara ilayhim. A máa fẹ́rẹ̀ ẹni tó bá tíráfù wá bá wọn tó wá kí wọ́n lú wọn tó dé Gbogbo ń tẹ́ fún àlejò, wọn àtọ́ ní ọjọ́ mọ́mọ́.

ẹnu pé yẹn kọjá ní ẹ̀kùnlé rẹ̀ ọ̀ fi gbogbo kátà líba tí wọ́n jẹ́ pé àníṣẹ́ ìyàwó mi ni wọ́n wá ń pè ìsì rí pé mọ́ fọ́ lójú ara Màdínà tó wá kọ ìyàwó lẹ̀ tó fara Mọ́kà ń kó wọ́n lọ́ọ́ká náàbí mú kàtọ̀ sọ́tún wọ́n dàbí wọ́n ní bùkátà sí tí wọ́n fẹ́ fàlejò wọ́n sì fàlejò wọn níwò wọ́n máa yóò kà sún ànàbù sí ẹni bá wá lè rọ́jú tí ọ sáhun síra rẹ̀ àwínà tánà alábìrì wà tátà. Àwọn àkọwà yìí àwọn kiri ó ní ọkùnrin kejì náà tó máa ń jẹ́ sa Williams Henry. Òun náà tó wá àwọn community àti àwọn majority àti àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ society, community, eh, society àti majority àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ tí ń bẹ Àwọn orírù ìsìlámù rí o ẹ̀sìn tí wọ́n gbé kalẹ̀ láàrin ọgbọ̀n ọdún láàrin ọgbọ̀n ọdún àkápè torí ọgbọ̀n ànẹ́bì ṣe ní ogójì ọdún ọwá bí 23 òfin jíṣẹ́ láàrin 33 wá ní ẹ̀ẹ́sẹ̀rún kíkí nìkan lànẹ́bì polówó káfẹ́rọ màlàkejì káti dáadáa nínú àdíjà náà Muhammad sallallahu alaihi wasallam tí àwọn ọ̀gá wọ̀nyí rí tí wọ́n fi ní ní gbogbo ẹni tí so lórí láyé inú ìjọ tí ń bẹ láyé àwọn gbé number one fún Islam àtànàbí Muhammad sallallahu alaihi wasallam anábi ní láàdọ́rara wà láàdọ́rara ẹwọ bá dìí tí ma àwọn àbá àtọkọ wa náà wọ́n wọ́n kalẹ̀ láàdọ́rara láàráfikan dọ́rara tẹ́bá wo dọ́rara sí ilé sùlásí olóko mẹ́ta ni tẹ́bá wo dẹ̀rara mọ́sídàrí olóko mẹ́rin ni in tí wọ́n wí ni pé ládọ̀rara má fara nira rẹ nínú Islam wà ládìrọ́ra má sì fara ní ẹlòmíì kí ló tó kù bọ́ọ̀bá kọ́lé kọ́lé bọ́ọ̀bá wọṣọ wọṣọ bọ́ọ̀bá jẹun jẹun má fi bí pa rẹ̀ má sì fi pa ẹlòmíì má torí pọ́ jẹun kó gbóúnjẹ olóúnjẹ má torí pọ́ níyàwó pọ́ gbayàwó yàwó

mùsùlùmí òdodo mùsínú òdodo yóò darapọ̀ máwọn èèyàn láàfi mọrúwà tí ń wù kò sóore lára ọmọnìyàn tí kò dàpọ̀ mọ́jọ kò sóore lára ẹni tí ó pè fí ọwá tó lóhun ọ̀lọ́ kò sóore lára ẹni tí ò kóra mẹ́nìkan tí ń dáṣe sọ bẹ́ẹ̀ sọ náà rọ̀ mí pé dà gẹ́gẹ́ bí ilé ta kọ́ ní ta fi gbogbo ẹ̀. bá bá dán. Àwọn fọwọ́ múra wọn lè dìgàn náà bí wọ́n ti rẹ̀ wọn ni. Wọ̀ṣẹ́ ilé wíwá mi lọ, wíwá ọ̀rọ̀, kájọ jẹun pọ̀, kájọ fúnra wa lọ́mọ, kájọ yára wa lówó, òun ní jẹ́ àṣepọ̀, òun ní ẹwọ bá jíjọ kó ìnísìn ọ yẹ wá náà annabi sallallahu alaihi wasallam ó pè àwọn jama'a jọ àwọn àbí wọn jọ kan atadruna man huwa al-muflis yawm al-qiyamah ǹjẹ́ yìí jama'a ǹjẹ́ mẹni tó jò kalẹ̀ láàrin bí táyà jọ al-qiyamah àwọn tàbí wá dáhùn al-muflis man la dirhama lahu wala mata ẹni tó jò kalẹ̀ bí táyà láàrin wa lẹni tí ò lówó lọ́wọ́ kò ní ní báǹkì kò ní lé ó tún jẹ gbèsè àwọn sàábí wá dáhùn báhùn Ọ̀kọ́lá nàbí sallallahu alaihi wasallam. Ànábì ni rárá o kò rí bẹ́ẹ̀. Àlèmọ̀fúnlé tó fi yawm al-qiyama. Yawm al-qiyama. Ẹni ó jò kanlẹ̀ tó bá jọ́ al-qiyama. Yá ti Wa zaka àti. Iyọ̀ zaka lọ́dọọdún. Wa hajjin. Ìsì ń lọ Mákà kò dí Wa siyamin. Àwẹ̀ Ramadan rẹ̀ ò dí rárá. Walakin. Ẹni pé kọ̀wáìdù Ìsìlámì ló pé òun. Walakin.

èyí tá láti fún àwọn èèyàn èyí tá náà láti gbà èèyàn ọ̀dẹ̀ ní fún ní duty àti responsibility ẹnìkan lọ́ unity ni àjọṣe ni èyàn rẹ̀ kí kọ́pọ̀ kọ́gbà rẹ̀ kọ́pọ̀ kó ṣe alúwà kó tẹ̀sùbá oní jésù oní kútùbù oní jínú rẹ̀ ká tó lè léèyàn rẹ̀ lé wọn ẹlọ́kùn bàbá lágbẹ́já irú ẹ béèrè lọ́dọ̀ àfá rẹ̀ ẹ béèrè lọ́dọ̀ ọmọ kéwú ẹ̀ ẹ béèrè ìmámù lọ́dọ̀ jàmá ẹ á béèrè jàmá lọ́dọ̀ lè mọ́mú irú àwo níwú tí wọ́n bá fi lè sọ pé èèyàn rẹ̀ ni èèyàn rẹ̀ ni lọ́dọ̀ ni ìrun ò ní gbé làkà ò ní gbé àwẹ̀ ò ní gbé yóò ti ya mẹ́rin di pé ó jẹ gbèsè ébú, ó ti bú yàn sí léṣe, ó ti fẹnu àwàjọ́ kìámà. ọlọ́wọ́ lẹ́yìn tó jẹ ń gbèsè ọsọ̀rọ̀ rẹ lẹ́yìn ẹmúrùn rẹ̀ fi sọ ẹfi san gbèsè ọ̀rọ̀ èyí tọ́sọ ẹ máa wẹ̀ rẹ̀ ẹfi san gbèsè ebú tó bú ẹmú mọ́ka rẹ̀ tọ́lọ ẹfi san tẹni tọ́ bàjẹ́ ẹni ọ́sà ẹmú náfìlà rẹ̀ tó sì ẹfi jẹ Àwẹ̀ rẹ̀ ti tán. iṣẹ́ ti tán ọwọ́ aka àwọn tí pé ó náà ó gbé mi lọ́wọ́ lọ ọwọ́ owó mi bẹ lọ́rùn ẹ̀ kọ̀sán òun lọ́sà sí mi òun ní ọlọ́wọ́ ń gbọ́ kú bá ẹ lọ mú wà bú táwọn tọ̀hún ṣe ẹ dì í mọ́nú ọrùn tí ẹ̀ ẹ fi san gbèsè nǹkan tó ṣe tó rẹ̀ káfí ìwà rere pẹ̀lú ẹ̀sìn kọlọ́run ó lè gbàrún wa Allah ó lè gbàrún wa ọlọ́run kó lè gbàwẹ̀ wa káfí ìwà rere pẹ̀lú ẹ̀sìn kọlọ́run ó lè gbàrún wa irun kíkí àtà gbogbo ni kìí sọ̀rọ̀ lù àníká tún wà sí wọ́n tó ń lùrù sí yìí ìdẹ́mìnà bàjẹ́ tó dé yìí ń ìdíwọ́ náà sí ń gọ́ sọ́rọ̀ lù ní kan bẹ̀rún

síbẹ̀ ní ìlú Badimasi àbóṣogbogbo bàbá Badimasi alásìkí mo rò pé bóyá bàbá kan ló kú fún wọn ní bí ìyá ni lẹ́yìn tí wà Adam ni àwa wá láti Markaz àwa dé láti Markaz bàbá sí ò Yakub bàbá sí ò Masud àtẹ̀lé a ń gbọ́ ìwà táwọn àfáà kan hù káàkiri ìwé àfáà kan lọ sínkú kèfèrí kí láàmà ṣe sírò nǹkan wọn nì gbogbo àfáà arábítà lọ́wà ń bẹ́ o gbogbo àwọn lẹ́gbẹ̀ ọ̀fìmọ̀ lọ́wà ń bẹ́ jọ náà kálukú wá ń dáhùn nígbà tí wọn ò sì hán náà àwátá jẹ́ ọmọ èyí wọn tá ń tẹ̀lé wọn kí ká mọ́ sọ̀rọ̀ wọn á náwọ́ mo ní àwọn ọkùnrin iṣẹ́ tí bàbá sí àdámù gbé dání tí wọ́n fẹ́ ṣe nígbẹ̀yìn ayé wọn tí wọ́n tán síbẹ̀ òun náà ní bàbá kó àwọn ọmọ kéwú jọ ń kọ́ wa kéwú ní kíláàsì àwọn ọmọ kéèkénù wọ́n wá kó àwọn àgbàlagbà àfáàjọ nígbé ẹjẹ́ aṣọ kan rábítà wọn kọ́kọ́ dálẹ̀ kan tó dọ́kan kan tó dá kan Christian Association kan tó dálẹ̀ rábítà League of Men mú àmọye ọdún tí wọ́n fi dí league of league of ìmọ̀mú ti wọ ó ti lé 40 years nísìn káàdì tí wọ́n ẹ̀sẹ̀ dálẹ̀ kò tí wọ 30 years tí wọ́n dálẹ̀ kọ̀ wá síbi tí kiri yóò lè bára wọn dé torí ọ̀rọ̀ unity lẹ́wí alùwàdà ìṣọ̀kan inú wa mo ní ìgbà tí a bẹ̀rẹ̀ síbẹ̀ wà bẹ̀rẹ̀ rábítà ẹwà àǹfààní tó ṣe bàbá wa dìde wọn wá ṣètò wọn ń pe àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá tó mùsùlùmí lọ́wọ́ wọ́n ti dọ́dọ̀ ọba ọ̀yọ́ ọmọ alẹ́yìn wọ́n ti dọ́dọ̀ ọba akilẹ̀ ìjẹ̀bú òde zikirula mùsùlùmí ni wọ́n ti bá sọ wọ́n ti dọ́dọ̀ àtáójá ẹ̀ẹ́ kí ló kọ ọba àtáójá ẹ́ súná bàdìmọ́síkọ́ ni harasi wọ́n ti dọ́dọ̀ ẹ̀ wọ́n sì mú adọ́dọ̀ ọba ẹdẹ wọ́n ti papòdà àfálòun náà bàbá tó lọ lánàá wípé àwọn fẹ́kẹ́yìn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá náà máa sàṣepọ̀ páwọn balẹ̀ Haúsá ti ṣe àfá ń bẹnu yìí onímọ̀ ń bẹnu yìí wọ́n sì dọ́dọ̀ ọba Ṣakí Ọ̀kẹ̀rẹ̀ àjọdíwájú wọn èmi lọ́wọ́ àtijọ́ náà tí bàbá ń sọ fún wa wípé bá a ti rí àwọn League of Imam tó jẹ́ mùsùlùmí a fẹ́ ní ẹ̀yìn mùsùlùmí lọ́balọ́ba náà bá kírísítẹ̀ni bá fẹ́ ṣe nǹkan wọ́n wà pé gbogbo ọba ó wù wá kẹ́yìn ọba mùsùlùmí náà ó ṣe bẹ́ẹ̀ bàbá wa jẹ́ ọmọ ńlọ́ba lọ́ba nìkan wọ́n á fà wọn olówó sáàrin wọn bàbá wa rí sí kọ́ lọ́wọ́ rántí iṣẹ́ tí àwọn gbé kalẹ̀ wọ́n ti lọ́nu ẹ̀yìn ẹsẹ̀ yókù kí a má bàá jẹ àwọn mùsùlùmí mọ́ ọlọ́run sì kẹ́ bàbá wọ́n sì yàwọ́ wọ́n sì fẹ́rẹ̀ ẹ̀sìn bàbá dáadáa ni wọ́n púpọ̀ kì í ṣe ti mùjámálà ẹ̀yìn náà mọ́ tí bàbá rí sí kọ́lá ń dáwò lọ́nà àdínì lọ́nà tọ́lọ́ntà Muhammad bàbá wá láwọn ọ̀dá àwọn ọ̀tá ìbí wọn dà àwọn tàbí rọ́pò wọn dà eh bàbá ní àríṣẹ́ kọ́lọ̀ ọ̀dá ẹni táyì rọ́pò rẹ̀ mú akárí àwọn aláwọ̀kọ́ bẹ̀ mẹ́kún ó dákun bàbá àríṣẹ́ kọ́lá lọ́dọ̀rọ̀ náà lẹ́jọ́ náà mo ní bí irú títẹ́ títẹ́ àdámù sí débi tó sí déhun ẹ dákun ẹ gbìyànjú ẹ bá wa parí ẹ̀ bẹ́ẹ̀ bá tàbí zàká tí wọ́n ń dájọ ohun tó dọ́dọ̀ gbogbo ẹni tí orí nǹkan kẹjẹ rí nǹkan mú tí ní ṣe tọ́lọ́un bàbá wá tún wá ká mọ́ bí wọ́n wọn àṣẹ lẹ́gbà mùsùtámọ̀ òtún bá dálẹ̀ mọ́jímọ̀ olùlàmà yóò wá mójútó àwọn àfáà tí ń ṣe kẹ́tẹ̀kẹ́tẹ́ tí ń sọ̀sọkúsọ tí ń fúnra wọn lóyè ọ̀yọ̀ gbọ́dọ̀ sí wọ́n wọ̀n nílẹ̀ haúsá wọ́n wọ̀n ọmọ níwọ̀n nílẹ̀ haúsá torí àwọn lọ́balọ́ba wọn bẹ̀ ń sáfò tí wọn àwọn olówó wọn bẹ̀ ń sáfò tí wọn àwọn àfá wọn bẹ̀ ń sáfò tí wọn àlewà hádà torí ọ̀la wa àwa ń lọ náà nìyẹn ọlọ́njẹ́ apẹ́ láyé bàbá wa sí Adam nǹkan ti láríhùn ó ṣe kò sí ọ́dá akọ̀dá líjì ọ̀fún ọmọ lókù bàbá wa ṣe òkà márì ní tó ṣe lárí hun bàbá wa Haruna lókè gẹ́gẹ́ ní wọ́n ti bàbá wa nákojú ní tí wọ́n ti bàbá wa Murtala dáwà ni wọ́n gbé kalẹ̀ wọ́n ti ṣe tí wọ́n ti lọ kí náà ń ṣe ní ìsìn pẹ̀lú mùnáfíkì tó ń bá kì àfẹ́ébú àfọ̀rọ̀ ẹ̀yìn àfẹ́gàn ó wúlò fẹ́yàn ọ̀fẹ́ gbà kankan mọ́ra alẹ́wà hádà lẹ́láàrí nárídù nàbùgí alẹ́wà hádà àbáyé bẹ́ẹ̀ ni a sì fayé lẹ̀ lọ ni àfikáṣe tọ́lọ́run ọlọ́run ní wọ́n á tẹ̀sí mú Wàlá tẹfàràkú ooo. إذ كنتم أعداء بين قلوبكم وأصبعتم بنعمته إخوانا وكنتم على سبع أمرات من النار فأنبتكم منها كذلك الله لكم بسنته لعلكم تهتدون ẹ̀rọ bàbá ẹ má jẹ́ ọ̀rẹ́ yìí torí Ọlọ́run ẹ̀rí tí ó dùn yìí àwọn ànábì náà rí wọ́n sì ọ̀sẹ̀ àbùkù fún wọn wọ́n fara mọ́ ní èyí tàà bá ṣe ní ọmọ hàn ẹgbẹ́ kìíní yìí kó tún ó lárugẹ jù báyìí lọ fún àti ìdọ̀dún mi ẹfẹ́ lójú ẹjọ́ bá bú ẹjọ́ bú yín ẹjọ́ bá gan ẹjọ́ gan yín torí àwọn tí ń bọ̀ lẹ́yìn

àsìkò tí nẹ́sùlá ti kọ̀rí ìbúdídé àtàwọn ẹgbẹ́ náà jẹ ọmọ nàkọ́ mú yóò ẹgbẹ́ kan ẹgbẹ́ kan àsìkò náà làwọn kiri yóò ní tó bá di ya 2000 àwọn ó kéde pé Christian lórí Nàìjíríà Ọlọ́run ní ọ̀rọ̀ lẹ́pa ya 2000 wọ́n ò tí ìdé táwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ yìí náà rò Ọlọ́run gbà wálẹ̀ lọ́wọ́ wọn kí láàmà bínú ara wa sí alewahada Líláàrí nàríjù nàbùgí alewahada Ayàkọ̀nà Al-Kùránì àìdáwà dọ́gba tí ọ̀dáwà dọ́gba ó fi ṣèdánwò ní ó fẹ́ ká dọ́gba èsìnú torí àwọn àyà tí ń padà ń ṣe àti bá nábi ti ṣe tó fi rí ṣe táwọn àfáà wá fi ṣe tí wọ́n rí ṣe táa bá nílẹ̀ yìí àfi káwọn ọmọdé ó túká gbogbo ń tábà ná sí ní káná sí o nákàlí tó fi ń pààyàn mọ́ ìpààyàn mọ́ náà síbi ìsìláàmù kọmọ̀ túká bàbá wa kan ara takí ni òun ló jẹ́ mọ àṣírí nákàlí púpọ̀ ó lòun rí pọ́ fẹ́ jíṣẹ́ ọlọ́run ogun tó bá wọ ọ̀nà ó sì ni òun ní gbé fáwọn ọmọ wọn burú púpọ̀ wọ́n burú jù ú lọ ó ní àwọn nǹkan kọ̀ọ̀kan tí mẹ́mẹ́ òun fi gbìjà ìsìláàmù ni ẹni bá ṣe lé ọtí sọ́kàn kan mọ́sálásí ẹ̀wọ́n sọ pé kọ́tíkù òní kọ́tíkù òní pọ́ ọ̀bá kọ́tíkù òní nǹkan ó ṣe é òun òfin báyẹn jà ń torí ara òun rí mo ń lo tiwa sí àfá ta bá rí mùsùlùmí ta bá rí tí a ń jẹ tí ẹ túnná kàlí ẹsà nǹkan fún kó lówó mọ̀nà káwá pé wá lówó rẹ̀ sí mọ́sálásí wá lò fàdí nì fáwọn bàbá ti sí lánàmù látara bẹ́ẹ̀ láàfi débi tá ń lọ wàlítàkùn mí ń kò mú ọmọ tó ń yẹ̀dẹ̀wọ́nà ilà ìlọ́kọ́

kama pa gbeja wa fa wa lo pa tasmu bi ablillahi jami'a wala tabarraku kama lo lo toto wa zkuru ni'matallahi alaykum kama ti ki Ọlọ́hun ibi kuntum aada aw fa bayna qulubikum Ọlọ́hun so ada fa a do lo tele ni'mati je an kọ́lé an lo mọ́tò ṣé bá àwọn bàbá ti lo mọ́tò là ń lò yìí ṣé bá àwọn ti kọ́lé là ń kọ́ yìí àwọn sì jì àwọn náà kéwú jù wá àmọ́lọ̀ ń gbé ìgbàdé fún wa nísìn àfáà rí ṣe àbáàfó orí ṣe ẹwà sọtá bàbá mi yíwọ̀ wọ́n àti lọ jalè bí wọ́n bá tún délé sí ìtàṣíbà tí ń fa àwọn òtún bá mi lé mú àbẹ́ ìdélé kí láti kọ́lọ̀ wọ́n sí ọmọ kan tí ń sin wọ́n rìnwọ̀n ni wọ́n bá mọ́ ni ti ń jí ìfàáyé tó tàfáà kò sí ẹni tí ń jẹ ìfà ayé tó tó àfáà bàbá lọ́rọ̀ ọ̀sẹ̀ jìwà títà ní ṣe olówó wà jíṣẹ́ fún wa pé mo dé tààránṣẹ́ ìjọba wà jíṣẹ́ fún wa pé bí abá dé ní tààránṣẹ́ àgbẹ̀ wà jíṣẹ́ fún wa pé bí ọjà dé ní tààránṣẹ́ ma bá wá mú nǹkankan àwa ni wọ́n kọ́kọ́ wá fún ná ẹbá bí ní ẹsẹ̀ tí ó fi ń kọ́lé Fàtíkúrú ní mẹ́tàlá ìyàlẹ̀ ikun. Ìtọ́ntọ́m àdá ẹ̀hùn fa aláfà bẹ́ ìnàkùnú bí kan, fa asibátún bí ní mẹ́tì ìfòwánà. Wọ̀kún ti òmìnà náà ń kásàkùn mìnira. Láàríkà yóò آياته لعلكم تهتدون Mẹ́sẹ̀jì mi kejì tí mo fẹ́ fi sọpọ́tì tọ́pìkì tẹ ní sọ, òun ni tàwọn asúfí àti àwọn sàlàfí, àwọn asúfí àtàwọn sàlàfí ẹ dákun ẹ sùúrù, àwọn alùsúnnà, gbogbo náà ni alùsúnnà, ká máa jẹ́ àfàlùsúnnà, ẹ má jẹ́ alùsúnnà. torí tàbá ń bára jà a ń lu súnnànú ànábí ọ̀bá ni àwọn yòókù rẹ̀ jà áhàlù súnnà ní ká ti wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ áhàlù súnnà ẹmọ́jẹ́ áhàlù o lúlù yípo o súnnà ọlọ́mọ́ alówó tẹ bá lù torí kò sẹ́ni táàlù tí ò ní dákú ní súnnà bá rẹ̀ ti dákú ọlọ́mọ́ ẹ̀yìn ọ̀dá ẹ̀yìn ọ̀dá tíra ebú tíra àgbákò lérí mímbàrí lérí wáàzí ọwá jẹ́ pé ààrẹ ni bájà mọ́ àfẹ́ ẹgbẹ́ wa là ń bájà à ń lo súnà ni o à lo súnà o anábi sallallahu alaihi wasallam ó ní mùsùlùmí méjì ò ní jó níjà ara wọn àfikẹ́nìkan jọmọ nínú wọn láàrin jọ mẹ́ta ká máa yẹn dì ó orí súfí bá jòkó nìsìn sáláfí ò ní bẹ́bẹ̀ ṣé alkùránì mi ń bẹ ni àwọn àṣàjọ ìpè sókí bàbá wa ámbàlì imam hanbali radiyallahu ta'ala ni òun náà ni marija ulàálá fún gbogbo sáláfí wọ́n fi lọ́dọ̀ àwọn imam hanbali ló kan bọ́nù tẹ́míà lẹ́yìn bọ́nù tẹ́míà ló kan bọ́nù lẹ́yìn bọ́nù Qayyim lọ́wọ́ kan gbogbo wọn títí débi bọ́nù Abdulwahab Muhammad bọ́nù Abdulwahab wọ́n wá fi dé bọ́nù Baz wọ́n wá fi dórí àwọn tó túkù àwọn súnfí sì ní látọ̀dọ̀ ìmáàmù wa Junayd àwọn súnfí tí ń bẹ ti pẹ́ àmọ́ ìmáàmù Junayd ló gbé igbá súnfí jáde ló gbé kọ̀wá ìdù fún ó ṣé o wa gbogbo bàtàrí ni azani bàtàrí ni gbogbo àwọn Ibrahim bọ́nà àdìámà Abu Suleiman àdàrá ni gbogbo wọn Súfí ni wọ́n wọn ọ̀jà láàrin ara wọ́n sì kọ́ra wọn kéwú tí wá ṣe wá lè tó báyìí ẹlákùn sí kèsè business láti báyìí àti Súfí àti Sálàfí wọ́n dà pé business وروي أن الإمام أحمد بن حنبل إمام أحمد بن حنبل كلوي في ربان حياته يجالس صوفيين إنبا تبا دوجو أتنطدق إما لو جوكوت عن صوفي wọ́sù ilá an dálíkà. Wọ́n á bí lélẹ̀ pé wọ́n mọ́ Muhammad wọ́n ní ọ̀gá Sunni, wá wí? Mọ́ni àrádà zúdá wà táwà jùhà ilẹ̀ àkírọ̀. Ó sì mẹ́ dájú kọrùn tí ó fẹ́ mú ayé kankankan ní líle. Fàlíwà ní sí Sùfì yìí. Àdúgbọ́ mọ̀ lọ bá àwọn Sùfì ṣe fàáyì. Àwọn Sùfì tààrà ní kẹ́sẹ́ Sùfì Sùfì o, àwọn tàà fúnra lóye yìí kọ́ o. Ẹni tí èdí ìtọmọ wọn tí ó gbà sí ẹgbọ̀wọ́ tí ó tó lóun ni òun ni jínú, òun ni sètáni, òun ni kìníkan. Àwọn Sùfì tààrà láwí, tọ́lọ̀ ń jẹ́ àjọ wọn ìmáàmù ahmad tó jó lórí sàlàfí ó ní ẹ máa lọ bá wọn súnfí sọ̀rẹ́ tẹ bá fẹ́ ìráyíta wàkàtà alìkà búnà lọ́kọ̀ yìí mi ọwọ́ àkàbúnà kọ yìí mi yùsùlí aláàrìjáàlì tàṣọ́wù fífí bá di mọ́ àlàfà àti hìí àwọn ní súnfí níbi àwọn apá kan tíra rẹ̀ tó ṣe kò bú

bọ́n tèmi àyìn wàhálà àbí Sùlẹ̀mánà Dàrání àbí Sùlẹ̀mánà Dàrání òun náà tún ṣe kí ni in tó yin àwọn súfí wà rí sí yin múrù tèmi àyìn àbó Sùlẹ̀mánà Dàrání torí súfí ni wà mìsáàlì yìí mi mú takọ́ dìmẹ̀ súfí yá àwọn aṣáájú súfí wọ́n yinra wọn ni àwọn sàlàfí yìn wọn àwọn náà yin sàlàfí àwọn súfí jọ́nà wọn a máa kí àwọn alùsùnà pé ẹ ṣe ohun bẹ́ẹ̀ ẹ̀yin lọ́lọ́pàá àdínì ẹ̀yin lẹ̀jẹ́ wọ́n bàdínì ẹkùsẹ́ ẹmúra àwọn asálábí jọ́nà àti máa kí àwọn súnfí dáadáa pé ẹ̀yìn ẹ̀ṣẹ́ ohun ẹ̀ẹ́bẹ́ tí mọ́ súnà lọ́wọ́ àti kìtàbù ọ́dá ewu làwọn ń ṣe yí o rẹ́dẹ́ kọ́tán jágbá ọlọ́run nígbà o ànábì ò sì ní yẹ̀wò súnfí tọ́fà sí jùbọ́ ọlọ́run nígbà ànábì ò ní fẹ́ sàlàfí tọ́fà sí jùbọ́ nígbà tó bá yẹ pé nítorí ká lè ṣọ̀kan ńlá ń bínú sí àwa bínú débi tá a ṣọ̀kan mọ́ ẹlákùn sótọ̀ orí kò rí jẹ́ náà nù àbí kó fi sùúrù sí ni mo fi wá mú fíkà àbí mẹ́ta kan wá bí ti darí ẹ̀ sínú torí ọjọ́ lọ ẹni tí ó bá jíṣẹ́ abẹni tí ó sin lọ́hun a ní problem mẹ́ta àdáyí wọ̀lẹ̀ ààbì kí ó sin lọ́hun láàrin ara wa ni o àbí láàrin ọlọ́hun àkọ́kọ́ ni pé àdáyí bẹ́yìn tọ̀bí àti wọ̀ ṣẹ̀ríà ẹzọ́fẹ́ ṣe dáwà wàhálà wà fún bóò ló ṣe fẹ́ yanjú ara rẹ̀ bí nature rẹ̀ tí ń dààmú rẹ̀ pẹ̀lú sẹ̀rí ọlọ́run nínú àwẹ̀ láwà yìí agbátúláàsì ni ebi ọ̀bára mú nature wa ní ká jẹun sẹ̀rí àníkágbàwẹ̀ sùúrù la fi yanjú ẹ̀ àbí sùúrù ká fi yanjú ẹ̀ àsẹ̀rí àtùwọ̀tàbíà oníjà ni wọ́n obìnrin ti ẹmbẹ̀ ńlé lóbìnrin ọba máa wù ọ́ náà ni ọba máa wù ọ́ bí kọ́ sá sí lára rẹ̀ tọ̀bí ànú ṣẹ̀rí àsìlọ ọgbọ́dọ̀ tẹ́ òṣìrò owó jẹun owó olówó níbẹ̀ lẹ̀ ṣẹ̀rí àlọ ọgbọ́dọ̀ gbé e. a jẹ́ pẹ́ni tí ó sin lọ́hun àtọ́nídáwà yóò mú jàkadì láàrin problem environment ti ìlú tí wọ́n ti bí wọ̀làkídà àtàkídà islam àkídà islam ní ká mọ Ọlọ́run lọ́kan ká mọ́ ṣẹbọ ká mọ́ sóòsà nínú ilé yín kìrìyó mẹ́mẹ́ nínú ilé yín ọ̀ṣẹbọ mẹ́mẹ́ ọmọ bàbá kan náà ní tó pé wọ́n mọ́ gbénú ilé bàbá yín mẹ́rin ẹlẹ́bọ ni ẹnìkíní bóòlà nẹ́bì ti yanjú ẹnjọ́ ní náà láàṣẹ ààrẹ fagídí àtìjàkadì ṣe ẹjẹ́ mọ́ òye kan wá nílẹ̀ ìlú àwọn gawan kí ni state wọ́n ti jẹ́ jọ́sì lọ ní Plateau state mùsùlùmí ọ̀pọ̀ mẹ́ kiri ọlọ́pọ̀ mẹ́ àwọn tẹ̀bùlíkì wá pé dáwà lọ́bẹ̀ gbà wọ́n dé ni wọ́n fún mi lábọ̀ gbà wọ́n dọ́dọ̀ mi àbíká fi sùúrù ṣe sẹ́yí o ẹ̀yin sáláfí àtòníwà sí líle kí ló fà ní pé nígbà táwọn haúsá gbé dáwà nílẹ̀ haúsá wọ́n délẹ̀ piloto wọn bá wọn ṣe wọ́n ń pè àwọn kèfèrí bá àbá láwọn fẹ́ jẹun lọ́dọ̀ wọn ní ọ̀sábọ̀ kèfèrí mi káwọn lọ sèsì láàmù náà bá àbá láwọn fẹ́ fẹ́ ma wọn láwọn fáwọn lọ́mọ wọn àti fẹ́ máa ta wọn ń bá wọn jẹun kírísẹ́nì ń bá wọn fẹ́yàwó wọ́n bá wọn gbélé wọ́n bá wọn ní gbogbo àwọn máa yóò tán a jẹ́ ike ìwà ń bẹnu tàbí ṣe dáwà ọlọ́ni ìnàkàlá alá kúlùkìn àzì ìwà lànà ṣe dáwà agídí ikọ́ èébú ikọ́ ọlọ́run òòrò pé ogo sáláfí nílùú Ìbàdàn nílùú Ìlọrin nílẹ̀ Yorùbá a nídi ara wa o ẹ̀yin sàlàfí a nídi yín súfí náà nídi sàlàfí sàlàfí náà nídi súfí àwọn láwà nínú àwọn lárúbáwá láwá à nǹkan tí mẹ́lọ́wọ́ láwà ní a nídi ẹ náà ní bẹ gbà tó jòkó ha ní àbá kọlù wọ́n tí ọ̀bá tọ̀pátọ̀pá ni wọ́n rìn tí wà dáma ní àwọn ọlọ́mọ ogun Ọlọ́run gbogbo láwà ní lọmọ ogun ọlọ́run bí èèyàn bá sí ó láwà ní àwọn akọwò orí àwọn àfáàfin gòbédè ní sáni apàdé pẹ̀lú àfáà kan awíkóǹkó lójú ọlọ́rọ̀ níbi àmọ̀pára sákí àbára kìí sí ni àwọn apàdé jò ní wọ́n á dìde nàró lábàá dáúdá kú sí ọlọ́run ọdọ̀ bàbá

mobile police ń bẹ Nàìjíríà police lásán ń bẹ Nàìjíríà airport ń bẹ Nàìjíríà army ń bẹ Nàìjíríà navy ń bẹ Nàìjíríà tí wọ́n wúlò ní èwo ní custom custom officer ń bẹ Nàìjíríà gbogbo wa la wúlò fúnra wa kọ̀dìrí àwúlò Tìjàní àwúlò gbogbo wa láàrínra wa lọ́wọ́ pàápàá jù mi tí ìsìlámù dé lónìí wọn ò fẹ́ rí wa lójú o ebi sì ń pa wá àwátá àríjẹ òtọ́ àwọn tí ò ríjẹ àwátá àríjẹ òtọ́ àwọn tí ò ríjẹ jẹ́ àtàánú àwọn tí ń bọ̀ lẹ́yìn káànà lè rọ́nà gbà ibi tí bàbá sí òkà mọ́lì bá sẹ́dé mi tí bàbá wa ní kókó bá sẹ́dé ibi tí bàbá òkè ààrẹ bá sẹ́dé ẹwà jẹ́ sọ́dì tuntun kékeré sí ọmọ wí bàbá tún gbé èmi náà wọ́n ti ṣe mọ̀hárà bátùlì ẹ̀já alì wọ́n ti bá àìmọ̀kanjà ó kú méjì mọ̀hárà bátùlì fákírì àti mọ̀hárà bátùlì mọ́rọ̀dì Ọba ti kọ́ lẹ́nu tíra ó kú ká bá òsì jà ká bá àrùn jà gbogbo kiri ó ló ní wọ́n nílé ogun wọ́n ti nílé iṣẹ́ gbogbo kọ̀ọ̀kan ní máa ní ní ẹni bá dáre kí orílẹ̀ àtọ̀wà kásà dìbò pé kọta tí ó ṣe kọ́ yanjú alẹ́wàhádà lẹ́láàrin nàrídò nàbògì alẹ́wàhádà wọ́n ni bàbá wa ẹ̀dàkùn yìí kó tó dọdún tí ń bọ̀ kó láàrin

bí bàbá tájùlọ àdábi ti ṣe fún bàbá tí ó kàmáàlì tí bàbá tí ó kàmáàlì wá ṣe fáì mọ́yé tí bàbá alámúnigun náà ṣe fún bàbá ọlọ́rẹ tí wọ́n ṣe fún bàbá wa akílápá káwa náà ó pòdúsí àwọn ọmọ tí ó jáde lára wa káyé sakátà lè sábà ti yàn jẹ́ ká ṣe ń tí a mọ̀ pé ọmọ yìí lọ́mí ló ti dìde ló ti dè yàn mọ̀kálé kìí dè yàn rárá mi mùsùlùmí ìdè yàn rárá mi eléyìí dè yàn rárá mi kí wọ́n dé kọ́dà kán Ọlọ́wọ́ ó dúpẹ́ ọlọ́run dúpẹ́ mi nọ. dàdúró sínú wákàtà wa dájọ́ wípé ẹ jẹ́ ká tàṣe pọ̀ ẹ̀yin mọ̀mìnà ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ wà ní bẹ̀ẹ̀bẹ̀ ní bá lè ṣe ìrànlọ́wọ́ wà ní bẹ̀ẹ̀bẹ̀ ṣàṣepọ̀ kàlẹ́gbẹ̀ẹ́ ti ga. Ẹ jẹ́ ká ṣàṣepọ̀ kàlẹ́gbẹ̀ẹ́ ti ga. Káyé wá lè bàdùn kọ̀ràn wá ó sì dá. Ẹ̀wì káyé wá lè bàdùn kọ̀ràn ó sì dá. Káyé wá ó sì wa ò àtàbátà ti pọ̀ ọ̀rọ̀ wa ó yànjú ọ. Àyàwà ó ṣàṣepọ̀ káwọn ọmọ ó sì dá. Àyàwà ó ṣàṣepọ̀ ọmọ wa ó sì dá. Àyàwà ó ṣàṣepọ̀ káwọn àwọn ọmọ ó sì dá. Ẹjá rojú ṣàṣepọ̀ kàṣepọ̀ tọ́. Ẹjọ́rọ̀ Yorùbá sí fọ̀rọ̀ kan sí bóhun ti tọ́. Ọ̀rọ̀ wa ò lè mókè lórí ọ̀tá. Ọ̀rọ̀ wa ò lè mókè lórí ọ̀tá. Ọ̀rọ̀ wa ò lè mókè lórí ọ̀tá. Ẹ dákun, etí kan mọ́ sọ lẹ́ẹ̀kan, etí kejì, aṣọ pé kí Sálàfí, wọ́n fà mọ́ Súfí, alátọ́ àtìlá, alàlùkìtàbí wa súnnà. eyi sufi náà ẹ má fọ́tí fọ́hàntú mọ́ ẹ má mú tí ń jọ mọ̀lúdì mọ́ ẹ má jójó sí náà mọ́ súnfí tó fẹ́ ṣe tọ́lọ́ntà nẹ́bọ̀ gbogbo tí ń jáde jù nínú súnfí ẹ̀yọkù mẹ́ ọlọ́mọdé ọ̀dá fún wa gbogbo tí ń lọ tí ń bá ti ẹlẹ́ha ẹlẹ́ha mo ti wá ní àwọn ìyàwó tí mo ní kọ́bà wò wọ́n lẹ́ẹ̀kan àwọn mélòó ní mẹ́mẹ́ àwọn 19 ìyàwó náà ń tẹ́ àwọn díẹ̀ díẹ̀ àti ìrètí ó tẹ́ tẹ̀yìn àgbàlagbà ni bàbá wa sẹ̀ àti tí àwọn náà tó há fúnra wọn wọ́n há àwọn ìyà dínú ìhá wọn bí wá sí àwọn àwọn jọ jímọ̀ wọ́n lọ sí wà sí mọ́sálásí tí wọ́n fi papòdà àwọn náà tún há fúnra wọn ìdí bá ti wá ara àwọn ẹ̀yà wa bá lásìkò tí kálukú àwọn tó sí júlẹ̀ kò tó wọn wọ́n tó ń bójú ẹ bá ń gbọ́ bàbá àwọn kan sí júlẹ̀ wọn lè bò wọn kò tó wá tẹ́ wọn lọ́rùn wọ́n tó wá hà bí tí já sínú èmi a wá ní àwọn ẹ̀yà wa tán fi sówó àdúwà wọ́n ní àwọn mẹ́lọ ní wọ́n wà mẹ́lẹ̀ kan 92 àbí 20 yọ tá bá sì sí ní àkókò kan owó ọmọ kéwú ni tírí àbí fọ́ àwẹ́ ń gbọ́ ni àkókò kan fún ogún èèyàn ìlónù 4,000 nù ẹlápẹ́ bá mú afá núrù ẹwà ti dọ́dọ̀ bàbá ní àyíwọ́n mọ̀ bí ó ti dọ́dọ̀ àwọn ẹlẹ́hà tí àbá ní ẹ fún owó tàbálẹ̀ mi bá ti fún wọn àátúngbà yìí tó jù rẹ̀ lọ bó ti rínú ọlọ́njẹ́ rí pẹ̀ ìyá wa àsìkò yìí lè débi pé ẹ tún wá gbà fọ́lọ́hun bó orú bá mú ẹ̀m̀bẹ̀m̀bẹ̀ bó tutù bá mú ẹ̀m̀bẹ̀m̀bẹ̀ ó kọ tí wọ́n sọ yín ẹ wọ́rí ọlọ́mọsá wọlá bẹ já àwọn ayọ́lá albarka nínú àwọn ọmọ ẹlẹ́ha lè mínà wá àwọn ọmọdé iná ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ẹbá ti fàájì àfáwọn ẹlẹ́ha bẹ́yìn ìyá yókù náà bá ṣe tí iná ń bẹ́ẹ̀ o ẹlòmí ò borí àmọ́ bora ó bo tẹ̀rí ọlọ́run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 ẹ̀ ní gbébèrè wọn fún wọn wọ́n ní alfagba sí abdurrazak owólabí gbogbo òjò àwọn àfáà ládẹ́ẹ̀dẹ́ ẹni ọba sọ kọ́kọ́rọ́ yàrá rẹ̀ nù kó lè bá rí nǹkan tí èsì nù Àwọn ọba sọ kọ́kọ́rọ́ rẹ̀ o, fún ara Ọlọ́run ní ó kìí o. Náà, alájọ́

torí lẹ́kọ̀ọ́ wọ́n ń pèbì kan ní aláhúsá tẹ́lẹ̀ Yorùbá bá dìde wọ́n ní ah, aláhúsá kọ́ aláhúsá ni ẹnu Yorùbá tí a gbé sókè tá gbé sísàlẹ̀ nígbèpá wa ti rí bá ti rí ká wípé mo rú ó sì mo rú bọ́ mo rú mo gbé bọ̀ mo rú owó bọ̀ mo rú ìmọ̀ bọ̀ mo rú ìláyà bọ̀ mo rúbọ̀ ó dájú ká pé mo rúbọ̀ nígbọ́nà ní jẹ́bẹ̀ bẹ́ẹ̀ bá sì ti wí mo jẹ́rìí orí bẹ̀ náà mo rúbọ̀ mo rúbọ̀ mo rú ìmàbọ̀ mo rú owó bọ̀ mo rú ọlábọ̀ mo rú orí ayé ìsọ̀rọ̀ bàbá wa Sheikh Anímàlókè Anímàlókè ìfáyọyí sí tàbáyìí